الله كان عليكم رقيبا أمة الإسلام أرسل إلينا رسولنا صلى الله عليه وسلم رحمة للعالمين وقد أثنى عليه ربه سبحانه وتعالى بقوله بالمؤمنين رؤوف رحيم فهذا النبي رؤوف برجال أمته رؤوف بنساء أمته رؤوف بصبيان أمته صلوات ربي وسلام عليه فالنساء ضعيفات فربنا سبحانه وتعالى جعلنا قوامين عليهن وجعلهن تحت رعايتنا ورئاستنا وهن يعشن تحت ظل مراقبتنا وما هذا فربنا سبحانه وتسامى ما صيرهن لنا عابدات بل إنهن أو إماء إنهن شقائقنا كما صح عن صاحب النبوة لذلك ربنا سبحانه وتعالى كما أكرم الرجال أكرم النساء وجعلهن شقائقنا وأشركهن معنا في العبادات إلا ما استثناها سبحانه وتعالى لذلك جعل الله سبحانه وتعالى الطلاق بيد الرجال وجعل الخلع بيدهن لسبب شرعي لذلك قال آل العلم الخلع بالضم الخاء وبفتحها فبالفته هو الفعل وبالضم هو المعنى كالغسل والغسل واختلف العلم فيما اصطلحوا عليه فقال بعضهم الخلع بذل الزوجة لزوجها عوضا من مال أو بذل الزوجة لزوجته مالا ولكن في هذا الاستلام فيه لأن عوض الخلع لا يتحسم على المال فحسب فلو قلنا الخلع بذل الزوجة لزوجته عوضا لتخلع أو لتخالعه على هذا العوض قولنا العوض شامل للمال والغيره لأن الخلع جاز بغير المال كما أقر هو المحققون من العلم أمة الإسلام وقد حبي لخلع للمرأة لأمر أو لسبب شرعي قال الله تعالى ولا جناح عليهما فيما افتدت به ولذا صح من حديث الذي أخرجه الترمذي وأبو داود من حديث ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة سألت زوجها الطلاق من غير بأس فحرام عليها رائحة الجنة وعندنا أحاديث غير ثابتة في هذا الموضوع فاكتفينا بالثابت ọ̀pọ̀ ni fọ́nà ọba tó sọ wá ní mùsùlùmí atún tọrọ àlèkún ìkẹ́ ọlọ́run àti gẹ̀rẹ̀ fán nábi wasallallahu alaihi wasallam kẹtọrọ bá láti bà máa jẹ́ kẹ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlékún kí annabi wa bá ní sàlékún ọlá rẹ̀ jáwà náà wà náà tọ́ kẹ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ní jọgbà alkiyama ẹ̀yìn wa nẹ́ẹ̀sì mo ń fi àṣùgbọ́n rám létí náà ni àsọtẹ́lẹ̀ tó bá dédà sọ fáwọn tó lọ sáájú wa olóòrùn fi ń bá wa náà sọ̀rọ̀ pé a ní tẹ́kùnlọ ẹbẹ̀rù mi tẹ́bá ti ń bẹ̀rù mi in fi ṣe gàgá láàrin ẹ̀yin àti ìyá mi àwọn bẹ̀bà dédà inú àdáníkẹsí rẹ̀ in tí fi ní a lágbára bẹ́ẹ̀ àti kókún alọ́ bẹ́ẹ̀ wọ́ládàníkẹsí rẹ̀ in tí a alákọ̀ ta fi kọ nígbàtí Ramadan bọ̀ o náà ni àwọn nǹkan ń bá lọ nípa pé Allah subhanahu wa ta'ala ó ṣe àwọn obìnrin ní amúgbálẹ́gbẹ̀ẹ́ wa kò pè wọn ní ẹrú kò sì pè wọn ní ọmọ ọ̀dọ̀ kọ́dà Nabi sallallahu alaihi wasallam ó sọ fún wa wípé an-nisa shaqa'iqur rijal tí a ń bá ní olùbípọ̀ ọkùnrin dà bí ìgbàta ní tẹ̀gbẹ̀tàbúrò bí ìgbàta ní ẹnìkejì báwọn obìnrin ṣe jẹ́ sáwọn ọkùnrin nù ṣùgbọ́n lórí bẹ́ẹ̀ àbọ́rọ̀bọ́ ń pàntí àwọn ìyàwó sọ̀sọ́lá bí àwọn kẹ́kẹ́ lọ́fẹ́ jáde mẹ́ kí ni làwọn kẹ́ náà ọba adẹ́dà fún ọkùnrin ní agbára ìkọ̀yàwó rẹ̀ lẹ̀ tí àwọn tí ò fi ní jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run bá ṣẹlẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ náà sí bẹ́ẹ̀ náà lóbìnrin ó wà wà tó jẹ́ wípé tí ó bá jẹ́ pé dàkejì ní tí ń ṣẹlẹ̀ sí ara ní tí ó sì nú sinmi pẹ̀lú nìkáwì ìrìn tí ọkàn rẹ̀ kọ̀ kọ́dà tí ń dàmú ọpọlọ rẹ̀ kọ́dà tí fàṣẹ́yì ti ń bá níbi ìsúnmọ́lọ ṣe bẹ́ẹ̀ náà ni ó jókòó yóò sì dákẹ́ ìbá sukúnsukúnsukún tí ó lágbára kẹta lórí rẹ̀ ẹ̀sìn islamu kí obìnrin kó lè bọ́sọ ìjẹyàwó lẹ̀ fún ọkọ rẹ̀ ṣùgbọ́n nǹkan ni ọ ma fa àti ń sọ díẹ̀ bọ̀ ṣùgbọ́n mẹ́ pa tó fẹ́ràn papọ̀ ni a tó máa fìsẹ̀yìn a ma lọ wájú táà fi lè sódé bí tàfẹ́ sódé àkọ́kọ́ kúlúrùí ẹ̀tọ́ lè sábàbí ṣẹ̀rìíyìn pẹ̀lú ìdí tó jẹ́ ìdí ìtẹ̀lẹ́sìndé للمرأة أن تخالع زوجها إذا كرهت دينه أو خلقه أو خلقه tóbìnrin bá rí pọ́kọ̀ ohun ò ní ẹ̀sìn tẹ́lẹ̀ ìsì sábà máa ń wọ́pọ̀ tọ́pọ̀lọpọ̀ ọkùnrin tọ́jẹ́ wípé wọ́n ma mánéjì ara wọn nílé obìnrin tí ma yẹ́sẹ̀ fẹ́ tí wọ́n bá ń sọ nǹkan tọ́takùtọ̀ Ya in tí wọ́n èfèsì níbi ẹ̀pán nìkan lẹ́ni ọlọ́run tọ́sẹ́ pùlù rílẹ̀ aláìdáwọn ìdáwọn lórí fóònù àwọn iléyàwó ma wò pé bọ́ alẹ́ ti rí wòlí mọ̀ sọ̀rọ̀ ẹgbọ́ tí ma ti kò rọ́bá ní ojú ẹ̀sọ́rí sáré dé ẹ̀dàkọ̀ ìjọ mo fẹ́ mo lálùwàlá tẹ́lẹ̀ kí n tó débi òbò tó fẹ́ tún alùwàlá sí ló ti kò bọ̀ mọ́sílásí ló ti bọ́ sáfù wájú tí ó sì ní rùkú gbẹ̀yìn sáàfù wájú ti ẹnu o sì ní sáàfù àkọ́kọ́ irú àwọn sísí obìnrin wá rí wípé ẹni tí òun padà fẹ́ yìí alátẹ̀ẹ̀wó ẹ̀sìn tó bá jẹ́ pé ibi ẹ̀sìn nǹkan yẹn ti débi kúfúrù kò kúnlẹ̀ obìnrin ìwá rí kúdíẹ̀ kúdíẹ̀ àfá rẹ̀ máa já Ramadan láì nídì àbú ah, kí ni kókó jẹ́ pé gọ́nsẹ̀ kan dìsáìdì pé oòrùn ní ìpọ̀ sí ah, ìrìnkẹ́lẹ̀ ìgbáwẹ̀ eh, Ọlọ́run nífà ìdá tó mẹ́yàmì lórúkọ̀ọ́rọ̀ a ní ọmọ gbọ́wà sí Ọlọ́run bá jáwẹ̀ ẹnu kọ́ gbà padà tó bá dọ̀jọ́ mi à ah, sí ẹ̀yìn sáàrẹ̀ ni à mo lè wò náà pé bóhun yẹ bó ṣe háì inú mẹ́kàgbù náà wà ní gbogbo àwọn sí síbáwọn ìgbà míì o lè mọ́mọ̀ pé yáwó ń dánlọ́kọ́ máa só kó sì mọ́kó lórí ìran àbúkílẹ̀ ìdánwé gbogbo àwọn àwáyé obìnrin wá kéékèèké tàbí kóbìnrin ọba ọkọ rẹ̀ lẹ́n tó jẹ́ wípé ìwà tí ń wí tó ń bá padà ń pa máa jọ fún àwọn olójọ́ jẹrí ọmọ kò sí tó tí ìpàyẹ́ lẹ̀kún kò sí tó tí ìpàbà rẹ̀ lẹ̀kún yóò sì kékékéké wo òrùbùrí ẹbú sí àní ẹbí ọ sí bọ́ wá fèmì ó jẹ́ àbẹ́ àbẹ́jẹ́ ẹ̀ sọ́ọ̀mọ́ jẹ́ sí fún ìgbà kéèké sẹ̀mì tí ń bọ̀kọ̀ gbénú ó sì di ọmọ rí tí a tọ́ rí ìwá ń rí mìíràn láti bẹ̀ pé àà ah, wá sí ń tọ́ bá ti fáwọn bí un in tí wọ́n mọ̀ sọ pé ọmọ náà ó sì bẹ́ẹ̀ fọ́ ó sì mọ̀ pọ́ àbótí ẹ̀ ti ẹ̀sìn kéyìn orí ọkọ rẹ̀ pẹ̀lá ah, ó ní zaka tó yẹkọ̀ yẹkọ̀ níyọ yẹ òrẹ́wà ní àṣírí ọ̀zàká yìí ni sí wọ́n lọ fẹ́ gbà nínú èmì kẹrìnrẹ́ ilé tí ni ó torí pé morítẹ́ ẹ̀ẹ́zàkọ́ náà gan bó ti fẹ́ yọ láti jọ Friday tọ́lọ bat gbà mo sí owó yẹn jọ wípé ara ọ̀sáàtù náà fẹ́ dolówó ní kílé o ilé ìyọ̀sàkàtọ́lọ̀dọ́wọ́ Ah, pẹ̀lá ìbí àfà malé kí ó gẹ ọ̀nà ọdọ́ àfà àdójọ ó yẹ pọ̀ sàárà tí mo ti ń ṣe náà ti dá bó ti ẹ̀jẹ̀ pé obìnrin ń pẹ̀pẹ́ àṣìlẹ́ta tí mú tọ́lọ́run ṣe obìnrin lẹ́tọ́ àti ké gbàjarì lọ sí tí ó ké gbàjarì lọ tí wọ́n wà gbà lówó ẹ̀là gidi ara àti rí àwọn ẹ̀ṣẹ̀ sí káàfimọ̀ ìpé obìnrin orí àwọn ẹ̀rí tọ́pọ̀ tó sì fẹsẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ ọkọ̀ pé alátẹ̀ẹ̀wú ẹ̀sìn ni àkóbá sì rẹ̀ fún áò kúlùkọ̀hù àbí ìwà kẹsíkejì nílòbìnrin ìkórìyà lára ọkọ rẹ̀ gbogbo ògbìyànjú ló ṣe ọkọ rẹ̀ máa jalè agbógbóntẹ́ ìdánwò yìí eh, ẹ̀rù bá mi lórí àmà ó ní àà ah, àbímọ̀ parọ́ tí rọ̀ ìtì wàhálà débi pé ẹ̀rù ń bá obìnrin o àbọ̀ ọkọ rẹ̀ gbogbo ṣẹ́ tí iye ṣe láyé tó bá ti rí dáadáa lọ́dún èèyàn inú rẹ̀ ó yóò wà bẹ̀rẹ̀ bí ó ṣe dàrú gbogbo náà tóbìnrin bá fi ilẹ̀ obìnrin ń ọkùnrin ó <laughs> èṣù ti sáájú mi débì mọ̀ bá sẹ́sù èmi lọ́pọ̀ irú àwọn ìdàbà ní obìnrin kéèkéèkéèkéè bí i sí fún kọlù ìyàwó ọmọ sọkúnnù lé ní báwa ni ẹn tẹ́lẹ̀ ìdé ìrànwọ́ mi mẹ́rọ mi ṣùgbọ́n ìsẹ́tàwà fówó tí a ṣe lóde ibi ọyà pàdé ọ̀sẹ̀ kan ni ní ó kò wúrẹ́ o ẹ̀ẹ̀mọ̀ ràtẹ́rì fáwọn boys ẹ̀ẹ̀kùnrin mobilize orí náà ládàbẹ̀rẹ̀ ẹrú mobilize ọdún bẹ̀rẹ̀ mìíràn bí ìsẹ̀mì tí wọ́n máa jọ gbénà àbí ọkọ̀ yìí obìnrin kéèkéé blue film ní o ó ti bẹ̀rẹ̀ láti school ó yàwó sí pariwo pariwo kò ní dáhùn gbà ṣe tàbá ti fẹ́ bí máa ti sọ pé àti ní timetable kí ni problem rẹ̀ ó ní ẹ̀bá àfẹ̀mẹ́ ní o èdọ́rọ̀ ọ̀fẹ́lẹ̀ lẹ́yìn tẹ́ ìdáwó yọ́dá ọkọ̀ ọ̀sàgbọ̀ kò sí ìmàlẹ́ lójú ẹ̀ bọ́jẹ̀lẹ̀ sí láàárọ̀ bó ṣe nú àwẹ̀ ojú ọ́sà sóókùn ni ọwọ́ abú ya ma gbogbo orísìírísìí nǹkan jí nǹkan ọ́fíìsì wálé lè jí ráìsì ìtìkáfù ó lè jí ẹwà akíkọ rẹ̀ yóò jẹ ẹran dé bọ́ọ̀lọ́ bí ó ń súnà ọmọ pá àbútó bí ọdún lẹ́ìsà àwọn olóbìnrin lé ojojú ti ti tí ò ní tẹ́ran gbóná yọbóòdè lábẹ́ ọ̀rà kètò ní gbangba bus stop 10 sẹ́rin bí méjìlá títì orí tó bá jẹ́ mẹ́ríkọ́ sọ́ kí pọ́bẹ̀mẹ́rẹ́ kí bọ́ mẹ́mẹ́ tí wọ́n náà pẹ́mẹ́ tí wọ́n sẹ́nà wọ́n ni adúrúlọ́wọ́ irú àsìkò yìí gbogbo bí ẹ̀pẹ́ bá ń sọ̀rọ̀ ẹ́ bí ní ọmọ sọ kọm tí ó máa ń sọ̀rọ̀ pé alìkàmbá ẹ̀rẹ́ tí ọ̀rẹ́ yìí tó kú tí ẹ̀nu okú tí ẹ̀nu ẹlòmí ó tó kú ẹlòmí ti ti ń kú ọkàn sáwà lè kó kó kó obìnrin ìsìjẹni ọlọ́run tẹ́rùmbà tàbí kọ́kọ́ bẹ̀rẹ̀ bí ọkọ bá ti bẹ̀rẹ̀ tìlàwà náà lé àti tí ọ̀fà ti bẹ̀rẹ̀ tìláwà lọ́kọ̀ bẹ̀rẹ̀ wà láì mú ní mọ̀ fẹ́ wo fíìmù lọ́mọ̀ tìláwà yára gbádà bọ́bá lọ yàrá yóò tún yí rédíò kí tàbí kó yí gbogbo kí o tí ó gbónú lọ́mọ̀ dàbú iṣẹ́ ti ń sinú ìwàí àbí tó torí ẹ̀fẹ́ ni ǹgbọ̀ yálà wọn nǹkan tó ká lójú rẹ̀ àwọn àsìbáàbù àwọn okùnfà ẹ̀sìn yọ̀ǹda kóbìnrin ó bèèrè lọ́dọ̀ ọkọ pé ẹjẹ́ ń bọ́ sọ ọ̀jẹ̀yàwó lẹ̀ lọ́rùn fún ẹ̀sìn pàmítìun it is permissible fóbìnrin ohun láti sọ fọ́kọ rẹ̀ wípé ìtí ah, mọ̀ bá lọ yìí ma náà ni ṣùgbọ́n súnmọ́kọ́ ma náà di méjì tó bá wá jẹ́ pé ibi bọ́lọ̀ ṣe tó ń tọ̀ ni àbẹ́bẹ̀ àwọn ọ̀wà kan ìbéèrè ọwà dé pé ṣe bọ́lọ̀ ní nàmàlìmìnà yìí wà tún kí ló ní ẹ̀yìn ṣe lè máa sọ́nù islamu pé obìnrin lè fọkọ ẹ̀lẹ̀ torí bọ́lọ̀ ṣe dá pọ́pọ̀dù sí nǹkan àwọn àfáà ní nínú islamu ẹn tó lọ bá ti fi mù sí bákan ọlọ́run lọ ma tó fà tó fi fi kan ọmọ tó gbàlérò pẹ̀lú rẹ̀ tó fi fi kàn wà lánàájí àlà musíbàtà ghayrina musíbàtà ńlá na áwùlẹ̀ àfàrin ṣùgbẹ́ sí wa àdánwò tọ́lọ́mbà ti fẹ́ nìkan ẹ̀sì ètú sọ́dàdànwò àmìíma yóò manéjì yìí olórí ẹni ẹni tọ́lọ́mbàdànwò kẹrì ó tún ṣe wá di pé bíyàwó ọ̀bà pánlámbẹ̀ olórí rojú rí ọlọ́fún tó bá tinú ẹ̀wà tí ó bá sì ní nǹkan tinú ẹ̀wà ìtumọ̀ tí ó ń sọ ni pé gbọdọ̀ ti bẹ̀sẹ̀ lọ́run o awá padà síbi tí ó kílẹ̀ gbogbo àwọn alamẹ́rí nígbàtí Maryam dé kápọ̀ Maryam ìyàwó Thabit ibn Qais ibn Shammas oní ya Rasulallah Thabit ibn Qais ọkọ bí lọ́jẹ́ Thabit la a'ibu alayhi fi khuluqin wala dinin ọlọ́wọ̀ fi àbòsí tí wọ́n bá ní níyíwà èèyàn ni Thabitu tí wọ́n bá lẹ́sìn èèyàn ni sábìtù dáadáa ni ṣùgbọ́n wàlákin akọ̀wòlì kúfrọ̀ fílì islam ìkúrò ẹ̀sẹ̀ ọlọ́run ṣùgbọ́n tí ń bá wà lọ́ọ̀dẹ̀ lọ ń dọ̀tọ̀ ọlọ́run tó bá wọ́n lọ a wà okuru otu dudu tó dúdú bí bá ń sọ̀rọ̀ ní bí wọ́n ma gbọ́nú ọjà agbági bí ẹni pé wọ́n dá stíkà bólẹ̀ pé gbogbo àwọn nǹkan tí ń sọ ìná ó yẹ kánà bí ò lè dissuade ẹ̀ kúrò níbi kó pọ̀ ń fẹ́ fọkọ̀ òun وهذا الحديث عند امام احمد زياده بده لọ́dọ̀ mọ́mọ̀ ahmed ó ní ya rọ̀sùlọ́ anàbísà ń pàṣẹ ìdí ẹ̀kùn dákùn mọ́ fọ̀kọ̀ ẹlẹ́ ó ń dì sí ìdú ẹ̀ níbi kọ́sọ̀kún fẹ́ fọ̀kọ̀ rẹ̀ lẹ́ mọ́ sí báyìí ó ní ya rọ̀sùlọ́lá láúlà mahọ́fatullah labasaktu fi wajhihi àníbi tí wọ́n bá lọ pẹ̀lá tó wà níbi nìsì níbi nǹkan pẹ̀mílẹ́mìdé níbi tí mò ń pé bí ẹn pé kèèsè èèyàn ní má wallahi tí è bá sẹ́bẹ̀rù ọlọ́run ní tó fún ọ tó fi ṣe márùn rẹ̀ só o lè dá padà só o sì máa búrú ìgbàdó tó fi lágbára rẹ̀ ó ní ya Rasulullah in dá padà fún wà ziyada tó bá tún ní ìdìkún in tó fi kún àbọ́bẹ̀ iléyàn bákanáà ziyada wà ziyada yẹ gbogbo túrkù rẹ̀ kò fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ń bọ́ lórí ẹ káfínà kọ̀ọ̀sẹ́yìn àti wá rí wípé máa mú sì fẹ́ kájọ́ àdúà ìlà ní ìdíká súnmọ́nà táa bá sọ pá ní ìdí àdúà ẹ sọ pé kètí yí ẹni tí kètí mari ẹn bá ti mari kèyó náà títí tí ó fi ní ọmọ obìnrin tó ti dàgbà tí ó fi wá lọ́mọ tó ti lọlé ọkọ ìgbàun ni ó tó wáyé wípé mọ́mọ́ ọmọ ìtọ́jẹ́yàwó tèmi bí mo mọ̀ sí bá lọ lílé ayé rẹ̀ mọ̀ fi dáa nítorí tẹ́ bá rí ilé ayé obìnrin tí ó dáwù tí wọ́n bà jẹ́ 90 nínú bọ́lọ̀ ń ṣe rẹ́ ìsẹ̀mìmá ara wọn àrọ ọkùnrin ní ti máa dáwù ìmí ma ń jẹ́ tìlìkọ́í ìmí sì ma ń jẹ́ rìtìlìkọ́í ìmí ma jẹ́ pé wà láàrín lọ́kọ̀láyà tí wọ́n máa gbà sí ìgbàsán ó sì lè bí wọn bí mẹ́rin márùn kọ́lọ̀ kan mọ́kọ́ ọ̀dọ̀ lójijì tàbí kan wà lábí ọ̀sẹ̀lẹ̀ tí obìnrin bá ti ń sípò padà ilé ayé náà ní rọrùn fún má ẹ̀sìn wá ló sì wà tọ́ fún o kọ́lọ̀ gangan fẹ́ sípò padà wọ́n wá pèjókòó wọ́n wá ń bá sọ̀rọ̀ ọwá rí lórí pọ́n fẹ́ sípò padà ní àà ah, in tí ń rí èsì kéèkéé àwọn àgbàlagbà wọ́n ni tọ́ bá òkété nínú rẹ̀ tọ́ wá ní òkété jáde òkété wá ń sá lọ ó fi wá lọ rèé korí bọ́ná gbogbo ọlọ́pọ̀lọ́nà pé ń tọ́ wọnú lébóòdè ojú náà ni obìnrin tún wá ń sọ wípé òun padà bẹ́ẹ̀ ni tó bá wà kápẹ́ kò sí mọ́ ó lè fowó dá padà tí ọ̀bà sí mọ́lò fi kíìmọ̀ dá padà kọ́dà ó lè sí àǹfààní dá padà pẹ̀tì sọ̀tọ́ nínú ó kàkàmá ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́run in ma bọ́ tọ́jú àmà rẹ̀ mẹ́rẹ̀ rẹ̀ kí n sì ní gbà kankan lórí ẹ̀ tọ́bá ipé lọkùnrin fi yọnú kò sáburú mẹ́ ẹwọ́rún tóbìnrin ń fà sí rẹ̀ lọ́rún tóbìnrin lọ́pọ̀ ẹgbọ̀n ìwé mọ́ lọ́rún ọkùnrin kọ obìnrin kò ní fóbìnrin nǹkan fẹ́ ah, ti ni ọ̀rà bí ìjáàbù bí mẹ́wàá fún ọ̀rà bí àǹkàrà bí mẹ́rin ọ̀rà gínì bí mẹ́fà pé láìláìlọ́lọ́ èmi ni ń fi ọmọ kìí se pé káyè rí ọba jẹ bẹ́lò ní ọba padà wọ́ kí wọ́n máa wù ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ ilẹ̀gbẹ̀ ẹlẹ́gbà ṣe ẹmọ́ bá ṣe mara wá lò wọ́n máa ìmẹ́yẹ èèyàn tó pé in tí jẹ́ wọ́n ẹ̀kọ́ ń bẹ láàrin ìtọ́pọ̀ àwọn tẹ̀ntí mọ̀ ń sọ yìí bí rọ́lọ́ntọ̀ ń pa bóòtọ́ ni wallahu alam ó lóhun ọmọ ni pé bẹ́lẹ̀ àníbò ní ó sì ni ṣùgbọ́n àwọn pé ìdàkejì ìtọ́lọ́ ní ma ń wà lẹ́mì tí a tọ́kù ibẹ̀ ẹ̀kọ́ obìnrin in tí ó kù tí ó ma sẹ́kù lẹ́mì rẹ̀ ni wípé sí abúrú tọ́lákùnrin nìkan lọ tó láburú ṣe bí tí ọ bá bí mẹ́lẹ̀ ọkọ mi tí ó sì di kèfèrí ṣe bọ́ yẹ kínú mi ó dùn pé woman nàbí lò lékún woman nàbí lékún inú yóò sì bàjẹ́ pé ah, ó tó sàbíàmù wẹ́ ọmọ ilé kúlá ìpẹ́ ìmẹ́ irú ò ní dámẹ́ ọwọ́ aládù àti ẹ̀nà ọgbà bọ́ọ̀làdúwà àwọn nǹkan tí wọ́n máa tó ń fàá ó tó pọ̀ kúlù tó bẹ jẹ́ pé àbòsí lọkùnrin fi sún obìnrin débẹ̀ wà láńlá ni àwọn mímọ̀ wọ́n sọ̀rọ̀ nípa masala èèyàn níyàwó méjì tó bá ti wá dọ́dọ̀ ọ̀kan yóò lè sí tó bá dọ́dọ̀ ẹnìkejì kò ní lè sí wọ́n lẹ́nìkejì sún kò gbọ́dọ̀ dánwò nítorí pọ́kọ rẹ̀ súnmọ́bẹ̀ àṣò wá ní súnmọ́ ọ̀rọ̀ kejì tí mo fi ń sin náà o ní pé obìnrin lè bèèrè fún húlúwù torí pé n tí ń ṣẹlẹ̀ o lè ṣe sábàbí kó parẹ́ gan ní òrùlé kankaná ibá àmọ́dúnlé kankaná tí sì máa pé ìkejì ń sábíamá kò sí tó le tó nínú wàhálà jẹmọ́ nígbàtà wọn àfáà ń sọ́rọ̀ masalai ibi tán náà fi ti sí ibi tí sábà máa ṣẹlẹ̀ lẹ́ yóò bá ní àwọn tẹ́mbésù tẹ́mbésù mú wọ́n ń pè àsàsí kan ní tẹ́sọ̀ obìnrin a máa ṣe sílá obìnrin tó bá ti wà lára rẹ̀ tọ́kùnrin bá ti obìnrin mí màkábẹ̀rẹ̀ ó lè ma jẹ́ sí inú ìlọ́dọ̀ tí ẹn sì ma jẹ́ fọ́ọ̀mà lọ́dọ̀ tèmi nígbàtá àwọn àfáà náà túbọ̀ túbọ̀ wọ́n sì ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ bí sábábí síhìr pẹ̀lú àsàsì náà ni máa ṣẹlẹ̀ so gbogbo obìnrin tí bá ń rìn náà báyìí ẹbí léèrè o bọ́yàwó gan ló kù ọkùnrin ìnira ìpọ̀ jẹmọ́ ìyàtọ̀ ń bẹ láàrin obìnrin tó jẹ́ pé in tó gbé wá sí rẹ̀ lọ́rùn tó pè ní nira kìí sì nira bí báhùn ìgbà àti àdámọ́ni sóbìnrin náà lè ṣe kúlù fọ́kọ rẹ̀ torí pé wọ́n fẹ́ yàwó lé abúmìlẹ̀ kóòpù àbí tí ìbá se pàjú sí tàbí kọ́lé ìlú kí wọ́n fóbìnrin ń torí pé asìlù tọ́kọ̀ rẹ̀ ṣe kìí ṣe ń tọ́lọ̀ ọgbọ̀ lọ́wọ́ sí tó ń bá ti ẹ̀ ní kùsùrù níbi àwọn kankan kùsùrù kò sí ọkùnrin tí èmi pẹ̀lú pé agbára tó lọ ń gbé fún wa lórí àwọn obìnrin tó bá jẹ́ wípé gbogbo ẹ̀sẹ̀ ọlọ́run bá fi tì wá tó wá ní lórí agbára nìkan ló fẹ́ gbẹ́dàjọ́ lé ẹn tí ó làrìjẹ̀ lẹ́nu ó tó tẹ̀kùn sílẹ̀ o àwapọ̀ in tí wọ́n aláṣẹ́ yìí tọkùnrin ọ̀sán yìí padà ìdáhùn mi ni pé tó bá jẹ́ pé in tó bèèrè torí ẹ̀fẹ́ fọ́kọ́ ẹ̀lẹ́yìí kìí ṣe sábàbí ẹ̀sìn kèé ṣe sábàbí tó rí dìjókò níwájú ọba dẹ́dà kí ni ìdàjọ́ nǹkan yìí máa jẹ́ apákan àfà ní makirúhù ni àkọ́kọ́ bí o sì bẹ́ ṣùgbọ́n pọ̀lọpọ̀ àti ń sọ ló sọ láti fi rinlẹ̀ wípé wẹ́n ẹsẹ̀ òsì lọ́rùn rẹ̀ ọ̀rọ̀ ni wípé muharramun èèwọ̀ ni ta bá ṣe wùrú al-Qur'an obìnrin fẹ́ fọ́kù ẹ̀lẹ́ o ní tó ń bẹ̀rù ọkọ́ ń ṣe ogbó dáadáa sí ọ bóyá ń tó tún wá padà tún fà á o ni wípé tukhani ba'laha likatazawwaja ba'da al-khuli bi rajulin aghna min tó lówó jọkọ rẹ̀ lọ ọba kúlúwì náà ọ̀nà kan náà ni tí mo lè gbàdé ibi tí mọ̀ lọ ọfẹ́ fẹ́ nìkan tó nímọ̀ jọkọ rẹ̀ lọ àbò níyì ó ní túnmọ̀rọ̀ dáadáa láwùjọ àwọn àfáà ní tọ́wà pé torí ilé náà ní ń kọ́ sí kúlúwù ni ọ̀rọ̀ kejì ní pé haramu ni kó bí ni tí ẹ bá ń bẹ̀rù láti lè ṣe pe tàbí pé àárín kawo ò ní ẹ̀dá táwọn obìnrin àtọkùnrin tó bèèrè ìbáyọ̀n tó bá ní kọ́kọ́ yọ̀ǹda àwọn torí nkẹ̀kẹ̀kan tó fọ́kọ rẹ̀ gbólórí ìbẹ̀rù yẹn o náà ni pé a wípé in tó wà dísúnlébù ní fi fún tó bá di pé nǹkan mí ìbá débà tọ́dọ̀ lọ́bí orí kò sọ pé kélé ọmọkọ̀ kò sọ pé kọ́ mẹ́sẹ̀ sẹ̀yàwó mi sábásí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa lótìtọ́ àmà bẹ̀lọ́n kọ́mẹ́dẹ̀ kí àmàwòpọ̀ ṣùgbọ́n tí wàhálà bá ti dé kèé ṣe pá ma sọ fún wàhálà wípé tó bá kò sọ bí ìkàtọ́ lórí ọkọ̀tọ́kọ̀kọ̀ ẹlẹ́rìí ọ̀rọ̀ dáadáa ni tàbí a máa ń sọ fọ́mà ṣùgbọ́n tó mẹ́ gbé wá ọdí àdánwò bàláhùn samawi àdánwò àti sama òun ni ó sì rí tí rí ó sì lẹ́rí ẹ̀dọ̀dọ̀ ọba dẹ́dà ẹni wa ní ó sì rẹ̀ láti chẹ́njì kí ní ìyàn ọmọ wa tí ò sì ní sáyọ́ lẹ́mìjì ṣùgbọ́n obin kọmọ́bù rẹ̀ sí o níbi àlámàrí apákà sọ pé àrọ́mù ni àwọn tí ní àrọ́mù ni ọ̀rọ̀ wọn tóbi púpọ̀ ó sì ló ń sọ̀wọ̀n torí ń tàbí sáàmù sọ wípé ayyuma imra'atin èyíkéyìí obìnrin sa'alat zawjaha at-talaq tí bá ń pé ọkọ mi kọ̀mí kọ̀mí min goyri ba'sin awárí gbogbo tó sàjọ ọkọ̀ sọ̀rọ̀ mẹ́ sẹ́rùn kò tọ́rọ̀ bá ti mẹ́ ẹba ń sọ fóbi pé kò ní gbóòrùn alìjẹ̀nà ò in tó lè ìlàlámẹ́rí ṣùgbọ́n tó bẹ́ẹ̀ mú obìnrin gbogbo àdífì náà tó sì tù dúró lórí ìta ń sọ iná a jẹ́ pé in tó lé òkè tí kò nù tí èlò ọkónù ọ̀nà ìní tí rí lásíyàmẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n bá jẹ́ ni ọlọ́run wọ́n èé lè sọ àléébù ọkọ nísọ ìwọ ilé àná tọ́ ń lọ rẹ̀ gbìjára rẹ̀ tọ́ wọ́n mobilize kí wọ́n wá gbìjà rẹ̀ níbo lọ fẹjọ́ sọ lọ́ndé náà ẹlòmí sí lọ láníyàn pé òun fẹ́ lọ dolówó mẹ́ ọmọ Nàìjíríà ọdá nkẹjọ fún ẹwà mú ànàbí di awẹ́wà jẹ́mẹ́ ìgbọ́ pẹ́ sí ìlọ́bá fẹ́ bí ó ṣe ní a ṣe tó yẹ́ pé bẹ̀ lórí wà ní ọ̀rọ̀ wà ibẹ̀ náà lọ̀pọ̀lọpọ̀ wọ́n wá jọta rẹ̀ àwàmọ̀ obìnrin ó ti wá sọ fún ọkọ wípé ọ̀láàtùkì mo fẹ́ máa lọ ìwà fẹ́ máa lọ yìí ọkọ wa ní àà ah, kò sí wà náà méjì ni kò sí wà náà ó lè jẹ́ pọ́tẹ lọ́rùn pé wẹ́ ó sì lè sọ pé kọ̀tẹ́ lọ́rùn àìtẹ́lọ́rùn sì rẹ̀ kò jàwọ́ àbòsì tí ń ṣe ó wá ní wẹ́ 500,000 ni mo fi ṣe márùn-ún bá ti rí 1 million naira pọ̀ máa lọ wàlá só lè gbàjú iye tó fún obìnrin lọ àwọn apákan àfà ní ó lè gbàjú bẹ́ẹ̀ lọ torí pé hadithi wá pẹ̀lú ìyàwó sábìtù ti ń pé irí ànádì mo ti rẹ́dì láti fún ní okú rẹ̀ padẹ̀ wà ziyada ma tó fún ní àlékún gbónú yíò kò fẹsẹ̀ mọ́lẹ́nu àdífì bóò ni wọ́n sì máa sọ̀rọ̀ ilé ìlú jùwà nìbìsàrà sálám lẹ́n tọ́nà ọba gbé dìde láti sọ fún ayé pé èmi ọba tí mo dá yìnyìn sọba alábòsí o mo sì sí àbòsí nǹkan mo sí ṣíṣe rẹ̀ mo sí léwọ̀ fọ́ra nínú ìsábòsí falátàgọ̀ lámù ẹmọ́ bùra yín sí o hímbò ọba wá fún ní million nítorí pé tí ọba tó rí kó lè wà ní inú wàhálà tó kó sí ẹn tí ó torí pé gbogbo tó bèèrè mẹ́ rí ó bùkátà ká yínyìn kásìmọ̀ pé òtọ́ ni torí pé wọ́n jẹ́ ni tó jẹ́ wípé hamasa wọn pọ̀ bọ́jẹ́ pé tó bèèrè sẹ́ ni hamasa wọn pọ̀ kápẹ́ tó bí ọ̀fẹ́ náà tó ni hamasa wọn pọ̀ in tó bèèrè bá fẹ́ dúndùn bí nǹkan ṣe máa dùn wọ̀ yàtọ̀ ìkọkùnrin tó bèèrè bá nífẹ́ nǹkan yóò fẹ́ jù bó bèèrè bá tún kórìíra nǹkan yóò kórìíra jù nítorí pé ọlọ́run ọ̀dẹ́ ẹ̀mí wọn ní líle bẹ́ẹ̀mí tọkùnrin sí le kó sì lè jóore fún wọn kó lè jóore fáwa náà ò ní obìnrin náà sọ wípé lẹ́yìn ọmọ ìyàn lọ́mọ́tò jẹ́ òtò bí mamá o tọ́mọ́ bá ti pósù márùn-ún ni ọmọ bá yà àbejì àdúgbò wọn sí pé ah aláyé ibejì ọ̀rọ̀ olóòṣùgbọ́n orí bẹ́ẹ̀bẹ̀ o tọ́lọ̀ bá ti báyẹ̀ wọ̀ bó sì bá yín wọ̀nyí orí bẹ́m̀bẹ̀ ara àwọn àǹfààní náà apákan àfáà ní ó lè gbajù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọ̀rọ̀ kejì ni wípé ó lè gbajù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ tí wá fi ń sin náà lọ́rọ̀ àwọn mímọ̀ ìlọ̀rọ̀ kẹta ó ọdá akólóyí ọmọ àmà wípé ọmọbìnrin yóò tanra rẹ̀ o kọ́dá ẹbá wọn sọ gbogbo márùn mi mikra kan náà ni wọ́n rà fún mi pẹ̀lú ògbọ́lọ̀ mara mikra méjì fún àti kòrólà ah kásọ bá ń fún ayé súnmù ìsẹ́bì mọ́ sọ́bẹ̀ fúnra mi tọ́ bá jẹ́ pé obìnrin wọ́n fi kún kọkùnrin ọgbà kìí ṣe haramu fún halali ni ṣùgbọ́n tó bá tó gbà náà ó di a máa marú ẹ̀dà tó jẹ náà nìyàn ó fẹ́ fi ọlẹ̀ ọba dẹ́dà wá ní ká lè mọ̀ pé obìnrin ìkọ̀ parọ́ torí ẹ̀dà tí mo dámáwọn obìnrin àròjìnlẹ̀ wọ́n kéré torí nǹkan ń tètè wọ́n emotion mú wọn ó rí jẹ́ pé emotion sọ nǹkan ọ̀yẹ̀ká yí ọmọ yìí pé ìwọ náà nù ní bá ní oúntọ̀ ǹdá òun náà nù àwambọ̀ tóbìnrin ìbá ti wá fẹ́ fọ́kùnrin ní nǹkan ta wá ni yóò fún ọkùnrin mú wá ní yẹ̀síhù mímọ̀ sọ́hà tàbàrúrù ìwádùl khulq in tó bèèrè fẹ́ fi rárá rẹ̀ padà yìí ẹ̀tọ́ ọkọ́ jáde ẹ̀sìn farama látọ̀dọ̀ obìnrin gangan aw min àjìnàbí yìí àbátọ̀dọ̀ ẹni tó jẹ́ pé ará àtagan ni ará àtalibasán ah àtalibasán bó kí lọ kàtàrà àtàmbẹ̀ ọ̀hán obi tí ó túbà àjọ́mẹ́jọ́ ti wà bẹ̀rẹ̀ rẹ̀ obìnrin lè sán fún rẹ̀ sí bàbá rẹ̀ lébásán bàbá rẹ̀ lébásán wòye sára àta àti mà pé àwọn rí wọ́n fẹ́ yọ lọ́fẹ́ ni àbúrò lébásán ẹ̀gbọ́n rẹ̀ so ibẹ̀ láti wá máa ṣe farku bayna àtàbárúrù wàtàsọ́rúfù wàtàbárúrù bádìlù lè máàlì bìlà ìwàdìn au ìrìtọ́ lè بلا عوض والتصرف العمل في المال àwọn bàbá dẹ́dà kó mọ́ ti ìgbà ẹ̀mí ẹni kọ̀ọ̀kan wá kọ́ sọ wá ju ọjọ́ mẹ́jọ lọ bí ibn láì tààlá ibi tá ti tẹ̀síwájú nù àwọn bẹ̀ nínú ọ̀dà ní kàsí rẹ̀ kọjọ́ kọmọ̀dílẹ̀ kọ̀ọ̀kan wọ́ dàrú eléyìí ká máa máa wípé à àṣẹ̀sìn wá fẹ́ tó báyìí ọlọ́mọ fi dánwà wo wọ́n ní kẹsẹ̀rẹ̀ gbogbo létísì mílọ̀ àbọ̀fẹ́ máa jò ìwọ bá dẹ́là ló lè bá ní dì mọ́sà bá ní dì o wọ́n ní kẹsẹ̀rẹ̀ ẹni títí ẹ̀ bá ń lè jù mẹ́ bá ní fọ́ọ̀tọ̀ lẹ́mì àwọn ni ìmọ̀lẹ̀ tí ń tàn bóòdì mọ́jì kí ìmọ̀lẹ̀ mẹ́jì òkúnú ni ó jálé máa sí ya wa rọ̀ fún wa àwa náà rọ̀wà fún àwọn náà ọmọ wa jẹ́ kí wọ́n ní albarika wọ́lọ́dà ní kẹsì rẹ̀ má fi àdánwò pẹ́ntùká má fi sínú ilé ẹni kọ̀kan wa gbogbo bí tó ti ṣẹlẹ̀ bá ní bútútù bẹ̀ léṣẹ́ ìtọ́n jìnà sí wa gbogbo àwọn tí wọ́n gbèrò àti lóbe má jẹ́ kí wọ́n fẹ́fẹ́ kúfẹ́ gbogbo tí wọ́n ṣe tọ́rọ wọn èrí bá ọlọ́run mẹ́dì kí wọ́n ṣe mọ́sàálé wọn bẹ̀ bí haqqi la hawla wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillah alladhi rafa'a as-samawati bighayri 'amadin khalaqa al-khalqa li'ibadatihi